Shout aloud, hallelujah. Okay, hallelujah. For the person who experienced the largest breakthrough at this first Wednesday manna water meeting in February. Eh? Kí ọdún. Let's shout the loudest hallelujah. Okay, hallelujah Close our eyes and raise our two hands and sing this song. How excellent is your name excellent is your name. How excellent. Today is I told Satan. I told Satan. Yes. Get thee behind me. Victory today is mine. He's the King of Kings. He's the Lord of Lords. His name is Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Today as you ask, He's the King. He's the King. He's the King. Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Stay as you are, is the day. Hosanna, Hosanna, Hosanna in the full of grace. Be exalted, O Lord our God. Hosanna in the highest. Oh glory! Oh glory! Oh glory! Oh glory to the King of Kings. Oh Oh glory. Oh. wọn sílẹ̀ wá wá Jésù oníṣẹ́ ara ni oníṣẹ́ ìyanu ó lọ́mọ ó lajú àdìsí ó lajú àfọ́jú ó mọ̀rọ̀ lára dá ó dá wọn níye wọn sọ́ṣẹ́ ó fún láyọ̀ wá wò Jésù oníṣẹ́ ara ni oníṣẹ́ ìyanu wá wò Jésù oníṣẹ́ kùdìdé wá. Oh my lord! ọla three categories of people gathered here tonight. Ìsọ̀rí àwọn ènìyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló péjú pésẹ̀ síbí láṣálẹ́ yìí. There are people. Àwọn kan wà. Who are not ready. Tí wọn ò ṣetán. To take no for an answer. Láti gbàgbàkúgbà. And I want you to belong to that category. Àràárú àwọn yẹn ni mo fẹ́ kó o jẹ́. There are people who are just here. Àwọn kan kò wà níbí. Because they want to come. Nítorí wọ́n fẹ́ wá ṣá. The third group of people are just here. Ìtòrí ìsọ̀rí àwọn kẹta. But they don't believe that very much can happen. Wọ́n wà níbí ṣùgbọ́n wọn ò gbàgbọ́ pé nǹkan púpọ̀ lè ṣẹlẹ̀. But I want you to belong to the first category. Ṣùgbọ́n ẹgbẹ́ kìíní ni mo fẹ́ kó o jẹ́. As you pray the following prayers. Ó ti gba àwọn àdúrà wọn yìí. Immediately the process of those prayers starts. Ṣẹlẹ̀ tí àdúrà bá ti bẹ̀rẹ̀. There will be an overturning in the spirit realm. To reposition many people for breakthroughs. There will be an overturning in the spirit realm. That will make many access what the enemy say they cannot access. It is therefore dangerous to hesitate before you start praying. You strike when the iron is hot. We don't have too many times for this, too much time for this prayer. Angels to make them happen are already in the midst. To make them happen are already in the midst. So you cannot afford to keep quiet. Pass! Agbára. Assigned to use my blood for celebration. Tí wọ́n rán pé kó lo ẹ̀jẹ̀ mi fi ṣe àjọyọ̀. Run mad and die. Láwèrè kó o sì kú. In the name of Jesus. Ní orúkọ Jésù. Open your mouth and decree. Láìnú rẹ̀ kó pa láṣẹ. Yes. Bẹ́ẹ̀ni. Somebody is breaking through already with this praise. Pẹ̀lú àdúrà yóò. I signed to use my blood for celebration. Bàrà tí wọ́n ní kó lo ẹ̀jẹ̀ mi. Run mad and die in the name of Jesus. Yàwé lè sì kú. Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. We pray. Lórúkọ Jésù la gbàdúrà. Belly of the wicked elders. Ikùn àwọn àgbà ìka. Attacking my future. And somebody shout this loud? Burst by fire. In the name of Jesus. Burst the belly of the wicked islands. Jesus. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Shout this with a loud voice. Say, my glory. Ògo mi. What are you waiting for? Kí ló ń dúró ṣe? Arise and shine. Open your mouth and decree. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Silence. Ìdákẹ́ rọ́rọ́ wà. As twenty people. Ẹni méjì ẹni ogún. Have been vomited. Wọ́n ń pọ̀ wọ́n. From the belly. Láti ikùn. of the wicked elders. Silence. Yes. Be permitted. Kò wọ́n. The swallow were baby. tó ti jẹ́ ọmọ ni wọ́n ti gbé Be permitted. Be permitted. You can't hide. O lè fara sí they cannot use their life to con- to supplement their own life. Wọn ò lè lo ayé tirẹ̀ láti máa fi gbé ayé tiwọn ró. So be, be set free. Torí náà dominira dominira dominira dominira dominira from the belly of the wicked elder be set free from the cauldron of the coven.

of the rat. Gbogbo agbára ikú backing my finances. Tó ń gbógun tí ètò ìṣúná mi. Can you shout that loud? Kígbe rẹ̀ lóhùn rárá o. Let your voice be the loudest. Ohùn sókè gidigidi. Dry up and dead. Bẹ́ẹ̀ kó kú. In the name of Jesus. Jésù kan Jésù. then in Jesus name we pray. Lórúkọ Jésù. Government of darkness. Chasing good things away from me. Tó léwu rẹ jìnnà sí mi. Catch fire. In the name of Jesus. Jésù. Just Thank you, Jesus. In Jesus' name we pray. Beloved, the next three prayers. If you pray it and lose your voice. Ìbá gbà débi But you get a breakthrough in this matter. Ìgbọ́n tó rí àlùyọ lórí You have really attended today's service. But if you keep quiet. Or you reduce your aggression. It will not be my fault. Why the angels are not taking you seriously? Táwọn áńgẹ́lì Pause! Agbára that hate my testimonies. Tó kórìíra ìjẹ́rìí mi. Can you say that loud and What are you waiting for? In the name of Jesus. Powers that do not want me to testify. Your time is up. ya yaboshenta. Aha, aha. You are getting there, you are getting there, you are getting there. ya Bosetekatendeke yaboshenta. In Jesus' name we pray. Lórúkọ Jésù. Powers. Agbára. Fighting to return me to zero. Tó ń jà fitafita dá mi padà láti dá mi padà sí kòròfo. This is a serious problem. Àdúrà tó lé ní o. Can I hear the sister shouting it? kígbe rẹ̀ lóhùn rárá. Sisters, I want you to be more aggressive than this. Ẹ̀yin obìnrin ló pàjù báyìí lọ Brothers, let me hear you roaring like that. Everybody together. Go! In the name of Jesus. Enough is enough. Enough is enough.

Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Very good. Ó Very good. Ó dáa. Now shout this with holy hatred. Wà kígbe eléyìí pẹ̀lú mímọ́. Pause. Agbára. Mocking God in my life. Tó ń Ọlọ́run Before I leave this place. tó kúrò ní. In the name of Jesus. Yes. Jesus. Jesus. Jesus name we pray. Lórúkọ Jésù. Say angels of deliverance. Ẹ̀yin áńgẹ́lì ìtúsílẹ̀. Can you shout this loud? Ohùn sókè. I am available. Mo wà ń bí o. Locate me now. Ẹ̀rọ bìrì gbọ́ In the name of Jesus. Lórúkọ Jésù. Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Silence. Ìdákẹ́ rọ́rọ́ wà. Silence. Ìdákẹ́ rọ́rọ́ wà. Father. Bàbá. Anyone under the sound of my voice this evening. Ẹni tó ń bẹ lábẹ́ ohùn mi láṣálẹ̀ and they have been divining against you somewhere. Sorcerers are working on your name. wọ́n ń ṣiṣẹ́ lérí orúkọ rẹ. toying with your progress. wọ́n ń fi ìtẹ̀síwájú rẹ ṣeré. toying with your marriage. wọ́n ń fi ìgbéyàwó rẹ ṣeré. toying with your business. wọ́n ń fi owó rẹ ṣe ohun tó wọ́n. toying with your children. wọ́n ń fi àwọn ọmọ rẹ ṣe ohun tó wọ́n. right there where you are. ibi tó wà yẹn. whatsoever is in your body ohunkóhun tí ń bẹ lára rẹ. your soul and spirit. ọkàn tàbí ẹ̀mí rẹ. and they are using as a ladder. tí wọ́n ń lò gẹ́gẹ́ bí àtẹ̀gùn. to have access to you. Whether it's from the water, whether it's from the sea, whether it's from the tree, whether it's from the coven. Whether you know about it, you don't know about it. Oyin o mọ̀ ń pa rẹ̀ o mọ̀ ń pa It is written. Àti kọ wípé. As soon as they hear me, they shall obey me. Bí bá ti gbúrò mi, àwọn ọmọ àjèjì yóò fi àtọ̀ tẹ́lifà. Strangers shall submit themselves unto me. The strangers shall fade away. Àyà yóò pa àwọn àlejò. They shall be afraid out of their close places. Wọ́n ti jáde níbi kọ́lọ́fin wọn. You strangers. Ẹ̀yin àjèjì. Depart now. Ejadi, bai. Depart. Ejadi, Depart. Ejadi, Depart. Ejadi, Depart. Ejadi, Depart. Ejadi, Depart. Ejadi, Depart. Ejadi, Depart. Ejadi, Depart. Ejadi, Depart. Ejadi, Depart. Ejadi, Depart. Depart. Depart. Depart. Depart. Depart. Depart. Depart. Depart. Depart. Depart. Depart. Depart. Depart. Depart. In the name of Jesus. Stretch your right hand towards this altar now. Father, this answer that stretched forward there. Bàbá, àwọn tí wọ́n nà síwájú Let them carry the power of deliverance. Ẹ jẹ́ kí agbára wọn. The power of breakthrough. Tí ó gba agbára àlùyọ. The power of glory. Agbára ògo. The power of progress. Agbára ìtẹ̀síwájú as many head as this answer touch. Iye tí àwọn ọwọ́ náà yóò kàn. Let there be instant manifestation of your power. Kí ìfarahàn agbára yóò ṣẹlẹ̀ lọ́gán. Let your fire enter into these hands. Kí iná yóò ọwọ́ wọ̀nyí. In the name of Jesus. Lórúkọ Jésù. I'm going to count one to ten. Ó ka dé ìkẹwàá. Smite your head aggressively. Gba orí náà kólekóle. Don't care whether there is headache. This is destiny deliverance. The power in your arm will circulate through your body. Agbára And give you the necessary breakthrough. Yóò sì fún ọ As you smite your head. You will shout with a loud voice, fire! Get us ready. One. Do it very very well. One. Eni. Two. Eji. Three. Eta. Four. Eni. Five. Eru. Six. Ever. Seven. Eje. Eight. Ejo. Nine. Eson. Ten. Ewa. So what is going on? ẹ wo tó ń ṣẹlẹ̀. Jesus. Jesus, Go to your chest now. Ó ku àyà báyìí. Your chest. Do it very well. Gbá dáadáa o. If you have any sickness in your body. Bẹ́ẹ̀sán kankan bá ń As you smile that chest area. Bó ti my gbá àyà yẹn. You go back to the senders. padà lọ bá àwọn tó ràn wọ́n. One. Ení.

Thank you, Jesus. Father, we thank you once again. Lay your hands upon your people. I'm not them by your mighty power. In Jesus' mighty name we pray. Ní orúkọ ńlá a God bless you. As we take our Bibles and open to the book of Luke, chapter 1. Luke chapter 1. Luke And we're looking at what I call holiness and deliverance. Ati Holiness and deliverance. Ati Luke chapter 1. Lúùkù orí I'm reading from verse 74. Mo kà á láti ẹsẹ̀ ìkẹrìnléní Holiness. Ìwà mímọ́. And deliverance. Àti ìtúsílẹ̀. That he will grant unto us. Pé òun ó fi fún wa. that we being delivered out of the hand of our enemies. Láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa. Might serve him. Kí àwa lè máa sìn without fear. Láì fòyà. In holiness. Ní mímọ́ ìwà. And righteousness before him. Àti ní òdodo níwájú rẹ̀. All the days of our life. Lọ́jọ́ ayé wa gbogbo. I read that again. What tún tó about? That he will grant unto us that after we have been delivered out of the hands of our enemies, then we can serve him without fear. we can serve him in holiness. a lè and righteousness. all the days of our life. And the Bible tells us in the Obadiah 117. Nínú But upon Mount Zion. There shall be deliverance. And holiness. And the children of Jacob shall possess. Àwọn Their possession. This one says. that he will grant unto us. ó that we been delivered out of the hands of our enemies. by serving without fear. kí in holiness and righteousness. For him all the days of our life. Jesus. came to deliver us from our enemies. without this deliverance. láìsí ìtúsílẹ̀ yìí. it will be difficult for you to serve God in holiness and righteousness. yóò ṣòro fún ènìyàn láti sin ọlọ́run ní ìwà mímọ́ àti òdodo. I want you to understand this very well. mo fẹ́ kí lè kó yín dáadáa. I also want you to know. mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀. that in this life. pé ní ilé ayé yìí. you don't have to cause trouble before you get into trouble. o nílò láti dá wàhálà sílẹ̀ kó o tó wọ wàhálà other persons may cause trouble which will fly across to you. àwọn ẹlòmíràn lè dá wàhálà alẹ̀ tí yóò wá fò bá ọ. in this life. láyé yìí. you do not need to annoy anyone before you attacked. o nílò láti bí ẹnìkankan nínú kí wọ́n tó gbógun tì ọ́. somebody else can cause something that will cause you to be attacked. ẹnìkan lè ṣe ohun kan tí yóò jẹ́ kí wọ́n wá gbógun tì wọ́. in this life. láyé yìí. you don't have to be the source of any trouble. o nílò láti jẹ́ ẹni tó ń fa ìṣòro kan. somebody can cause trouble. ẹlòmíràn lè fa ìṣòro. and that one will cause trouble for you. eléyìí lè wá fa ìṣòro fún ìwọ. this is why we must always run to God the deliverer. ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ máa súré tọ̀ Ọlọ́run wá fún ìtúsílẹ̀. one day in a particular company. lọ́jọ́ kan ní ilé kan. Gabriel. Gebu. the secretary. akọ̀wé. was the last in the office. òun ló pẹ́ òun ló sì kẹ́yìn kúrò nílé iṣẹ́. he went to the toilet to ease himself. ó lọ láti ṣègbọ̀nsẹ̀. washed his hands. ó sì fọwọ́. then left the tap running. kò wá di ìdúró omi. and went home. ó sì gbàbẹ̀ lọlé. by the next morning. lówùrọ̀ ọjọ́ kejì. the whole company was in disarray. gbogbo ilé iṣẹ́ ti dàrú. there was discomfort of the odour coming in the office. òórùn omi ó ń dà wọ́n láàmú. documents were ruined beyond recovery. àwọn ìwé ti bàjẹ́ kò sí látúnṣe mọ́. people lost irreparable documents. àwọn èèyàn pàdánù àwọn ìwé kan tó jẹ́ pé wọn ò lè rí rẹ̀ mọ́. the company struggled to cope with the difficulty caused by the loss. ilé iṣẹ́ ṣakitiyan láti farada àdánù tí ohun ìfà. The office was shut down for four days. Ọjọ́ mẹ́rin gbáko ni wọ́n fi ti gbogbo They lost revenues. Owó kò wọlé. They lost customers. Alábàárà ò wá. Although Gabriel was dismissed. Ó tilẹ̀ jẹ́ pé wọ́n dá dúró lẹ́nu iṣẹ́. He will suffer from being dismissed. Ìyá pé kò níṣẹ́ lọ́wọ́ ajẹ́ o. Yet everyone else. Síbẹ̀síbẹ̀ gbogbo àwọn èèyàn yòókù. with the consequences. Ni of the carelessness. àkíyèsára gébú. long after Gabriel was dismissed. although every sinner will earn their wages for their sins. but others. often share. in the consequences of their sin. ó bá wọn pín nínú ìyà ẹ̀ṣẹ̀ wọn. Achan was the one that stole. Akani ló jalè. But the whole of his household. Ṣùgbọ́n gbogbo ara ilé rẹ̀. Even including the pets. Àti àwọn ohun ọ̀sìn. They suffered for it. Wọ́n jìyà fún. Those people in the household They have not committed any offense. Àwọn aráàlú rẹ̀ kọ́ ló ṣe ẹ̀ṣẹ̀ kankan. It was their father who stole. Bàbá wọn ló jalè. This is why you need to understand scripture very well. Ìdí nìyẹn tí òye ìwé mímọ́ fi gbọ́dọ̀ yé wa dáadáa. And let your understanding be open. Kò jẹ́ kí òye rẹ̀ ó ṣí. That he will grant unto us. Ṣé òun ó fi fún wa? That we being delivered out of the hand of our enemies. Láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa. By serving without fear. Kí àwa lè máa sìn láì fòyà. In holiness and righteousness. Ní mímọ́ ìwà àti ní òdodo. Before him all the days of our lives. Níwájú rẹ̀ lọ́jọ́ ayé wa gbogbo. There is deliverance from the trouble you caused by yourself. Ìtúsílẹ̀ wà kúrò nínú ìṣòro tó ń fà fúnra rẹ. there is trouble other cause for you. ìṣòro táwọn ẹlòmíràn ń fà fún ọ. there are enemies you have acquired. àwọn ọ̀tá kan wà tó jẹ́ fà á. there are enemies that have decided to acquire you. àwọn ọ̀tá kan wà tó jẹ́ àwọn náà láti di ọ̀tá rẹ. there are some enemies that are just after you out of envy. àwọn ọ̀tá kan wà tí wọ́n kàn rẹ nítorí nìkan. there are demonic powers. àwọn agbára òkùnkùn wà. the powers of darkness They wish to hold men in bondage. Àwọn agbára òkùnkùn wà tí wọ́n fẹ́ fi àwọn ènìyàn sínú ìdè. These are the spirits and the powers from which we need the deliverance. Àwọn ẹ̀mí àti agbára wọ̀nyí la nílò ìtúsílẹ̀. The scripture says that he will grant us. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí wípé that we've been, we've been delivered out of the hand of our enemies. Láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa. By serving without fear. Kí àwa lè máa ṣe láìpẹ́ yẹn. In holiness and righteousness before him. Àti ní òdodo níwájú rẹ̀. All the days of our lives. Lọ́jọ́ ayé wa gbogbo. This simple scripture we are reading here. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ta kàn ń yọ́kà yìí. Has twenty implications. Ó ní ohun ogún tó ń sọ. It's so simple. Ó jọ ohun tí ò le. It has plenty implications. tó ń sọ nǹkan ogún ọ̀tọ̀ọ̀tọ̀ fún wa. number one. èkíní. is telling us. ó ń sọ fún wa pé. no complete deliverance. bí ìtúsílẹ̀ ò bá pé. no complete holiness. ìwà mímọ́ pípé ò ní sí. no complete deliverance. bí ìtúsílẹ̀ ò bá pé. no complete holiness. ìwà mímọ́ ò ní pé. holiness and deliverance dey go hand in hand. ìwà mímọ́ àti ìtúsílẹ̀ kòríkòsùn ni wọ́n. and they complement each other. wọ́n sì máa ń kíra wọn lẹ́yìn ni. when that deliverance is complete. nígbà tí ìtúsílẹ̀ yẹn bá pé. you now need the holiness to maintain that deliverance. ó nílò ìwà mímọ́ yẹn láti lè jẹ́ kí ìtúsílẹ̀ òun dúró. so a combination of the two of them is necessary. àkópapọ̀ méjèèjì ó ṣe dandan. but no complete deliverance. bí o bá sí ìtúsílẹ̀ pípé. no complete holiness. kò ní sí ìwà mímọ́ pípé. two ìkejì. These are the implications of this scripture. Àwọn tí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ ni yóò. True. Ìkejì. A caged man. Ẹni tó wà nínú àgò. A man in bondage. Ẹni tó ń bẹ nínú ìdè. Cannot live a holy life. Kò lè gbé ìgbé ayé ìwà mímọ́. Because he is in a cage. Nítorí inú àgò ló wà. Three. Ìkẹta. What the scripture is saying. Tí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ. You cannot trample an enemy under your feet. O lè tẹ ọ̀tá mọ́lẹ̀ lábẹ́ ẹsẹ̀ rẹ. When the enemy is living in you. Nígbà tí ọ̀tá òun bá ń gbé inú rẹ. The thing is inside of you. Ó ń gbé nínú rẹ. And you are saying up up Jesus down down say. Ó wá ń pé Jésù lókè lókè èṣù nílẹ̀ nílẹ̀. I will carry Jesus up and throw Satan away when the thing is inside you. Wọ́n ju Sátánì sọnù ńgbà tí nǹkan náà wà nú rẹ. You cannot trample an enemy under your feet o tẹ ọ̀tá mọ́lẹ̀ lábẹ́ ti rẹ nígbà tí ọ̀tá àwọn tó bẹ nínú ayé rẹ. This is why some people in their dream they shout Jesus Jesus Jesus and nothing happens because the enemy is inside. Ìdí nìyẹn tẹ́lẹ̀ òmíràn lójú àlá rẹ̀ yóò pariwo Jésù Jésù Jésù nǹkan kò sì ní ṣẹlẹ̀ nítorí pé ọ̀tá yẹn ti wà nínú rẹ̀ ni. Four. Ìkẹrin. You can go to heaven. O lè lọ sí ọ̀run. Abraham's star. Ní bí abrahamu ṣe lọ. or lazarus star. àbí bíi ti lazaro. abraham went to heaven. abrahamu di ẹni ọ̀run. a rich and prosperous man. gẹ́gẹ́ bí ẹni tó ṣe rere tó sì lọ́rọ̀. lazarus also made heaven. lazaro náà dọ́run. but he got there as an oppressed man. ṣùgbọ́n débẹ̀ gẹ́gẹ́ bí ẹni suffering man. ẹni tó jí àbú. as a hungry man. ẹni tẹ́bi pa kú. You can go to heaven either Abraham style. O lè lọ sọ́run gẹ́gẹ́ bíi ti Abrahamu. Or Lazarus style. Àbí kó kẹ́gbẹ́ pẹ̀lú Lásàrù. Holiness does not mean poverty. Ìwà mímọ́ kò túmọ̀ sí ìṣẹ́. Five. Ìkarùn. Without deliverance, this is what this scripture is telling us. Láti ohun tí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí sọ fún wa láìsí ìtúsílẹ̀. You cannot serve God in righteousness. O lè sin Ọlọ́run lódodo. You may want to, but something will hold you back. Ó lè wọ́ ṣùgbọ́n kò ní jẹ́ o ṣe. Six. Ìkẹfà. Without that deliverance. Láìsí ìtúsílẹ̀. You cannot serve God without fear. ò ní lè sin Ọlọ́run láì fòyà. We see some people they run away from mountain of fire. They say because anytime they pray the prayers, the attack is much. So they are afraid. Without that deliverance, láìsí you cannot serve God without fear. Seven. Holiness plus deliverance. pẹ̀lú ìtúsílẹ̀. The secret to possessing your possession. Yóò já sí níní ìní rẹ. It's a formula. Àgbékalẹ̀ ni. Holiness. Ìwà mímọ́. Plus deliverance. Pẹ̀lú ìtúsílẹ̀. The secret to possession. Yóò já sí níní ìní rẹ. Eight. Ìkẹjọ. This scripture is telling us. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa. That the spirit may be willing. Pé ẹ̀mí lè fẹ́. But the flesh that is in bondage is weak. Ṣùgbọ́n àgọ́ ara tó ń bẹ nínú ìdè kò ní agbára. weak kò ní agbára. I know someone. Ó mọ ẹnìkan. Was a pastor in his church. Olùṣọ́ àgùntàn ni nínú ìjọ wọn. They have over one thousand five hundred members in that church. Àwọn ọmọ ìjọ wọn ń bẹ̀ wọ́n lé ní ẹgbẹ̀rún kan àtàbọ̀. The man preaches holiness. Ọkùnrin a máa ìwà mímọ́. He preaches sanctification. Ó wá ìyàsí mímọ́. Preaches salvation. Ó wá ìgbàlà. preaches heaven. Ó ọ̀run. Preaches hell. He preaches and people surrender their lives to Jesus. He preaches and people come to the altar crying. But every weekend. Every weekend. Was always sleeping with one woman or the other. yóò máa bá obìnrin olóbìnrin láṣepọ̀. whether from church. ìbáà ṣe ọmọ ọjọ́. or from outside. àbí láti ta every weekend. ní gbogbo òpin ọ̀sẹ̀. and he still coming to preach on Sunday. síbẹ̀síbẹ̀ yóò wàásù lọ́jọ́ ìsinmi. and he continue like this for ten years. odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń ṣe bẹ́ẹ̀. ten years. ọdún mẹ́wàá. one day. lọ́jọ́ kan. somebody gave him a tape. ẹnìkan wá fún ní kásẹ̀tì. a message from mountain of fire ìwàásù láti orí òkè náà. the message is called deliverance of evil covenants. àkórí rẹ̀ sì ni ìtúsílẹ̀ kúrò nínú májẹ̀mú búburú. in their ministry they are not allowed to listen to other pastors. nínú ìjọ tí wọn ò fààyè gbà wọn láti tẹ́tí gbọ́ ìwàásù olùṣàgùtàn mi. but the found the topic very interesting. ìgbó òun rí i pé ìwàásù yìí mà lárinrin gan. so he locked himself up in his room. ó bá tilẹ̀kùn mọ́rí ní yàrá. and listened to that message. ó sì gbọ́ tinútẹ̀dọ̀ for the first time. Fún ìgbà àkọ́kọ́. He realized. Ó wá rí i pé. That he was in bondage. Òun wà ní èdè. For the first time. Fún ìgbà àkọ́kọ́. He realized he was in bondage. Ó rí i pé òun wà ní èdè. For the first time. Fún ìgbà àkọ́kọ́. He could make a connection. Ó lè ṣe àsopọ̀. His great grandfather. Pé bàbá bàbá rẹ̀. Married forty wives. Ìyàwó ogójì. Péré ló fẹ́. His grandfather. Bàbá bàbá rẹ̀. Married twenty-five. ìyẹn fẹ́ márùn bàbá tó bí òun married ten ó fẹ́ mẹ́wàá. didn't click in his head before. kò tètè hàn sí tẹ́lẹ̀. when after listening to that message. nígbà tó gbọ́ ìwàásù yẹn tán. you know the first thing he did. ṣé mo ohun àkọ́kọ́ tó ṣe. he resigned. ó kọ̀wé pé òun ò ṣiṣẹ́ olùṣọ́ àgùntàn he locked himself up with that tape for three days. fún ọjọ́ mẹ́ta wá tilẹ̀kùn mọ́rí pẹ̀lú kásẹ̀tì ọ̀hún. no food no water no drink. kò jẹun kò mú mi. until that bondage was broken títí tí ìdè ọ̀hún fi já it was then he could say he is holy. nígbà náà ló tó lè sọ pé òun ti gba ìwà the spirit may be willing. ẹ̀mí lè fẹ́. but the demon on the flesh is weak. ṣùgbọ́n ẹ̀mí èṣù tó wà nínú àgọ́ ara yóò jẹ́ ká àgọ́ ara does not want to does not want to steal. ẹ̀mí ò fẹ́ jalè. but the flesh is stealing. ṣùgbọ́n ẹran ara ń jalè. The seed does not want to tell lies. Ẹ̀mí ò fẹ́ parọ́. But the flesh is telling lies. Gbẹ̀rún ara ń parọ́. Because I say demon of lying Nítorí ẹ̀mí èṣù irọ́ pípa ń bẹ lórí ẹ̀rùn ara yẹn. Which has not been dealt with. Tí kò tí ì dojú kọ. This is what this scripture is telling us. Ohun tí ẹ ti ẹ̀rọ lọ́rùn yìí. That he will grant us. Pé òun ó fi fún wa. We been delivered from the hands of our enemies. Láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa. Can then be able to serve God. Káwa kó máa káwa kó lè sí láìfòyà ní mímọ́ ìwà àti ilé òdodo. Because in this passage, let's say, he said, an enemy can block all your attempts at holiness. Lè wípé ọ̀tá lè dènà gbogbo ìgbìyànjú èèyàn láti gbé ìgbé ìwà mímọ́. All your attempts at holiness. Gbogbo ìgbìyànjú láti gbé ìgbé ayé ìwà mímọ́ ọ̀tá lè dènà rẹ̀. One day after a service here. Lọ́jọ́ kan lẹ́yìn ìsìn A pastor, not an MFM pastor, many years was crying by the door there he wanted to see me. lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ni olùṣọ́ àgùntàn kan kì í ṣe olùṣọ́ àgùntàn ìjọ wa ó bá ń sunkún ní ẹnu ọ̀nà kó fẹ́ rí mi. he had attended our Wednesday service. ó wá sí ìsìn ọjọ́ Wednesday ni. he was on his way home. ó fẹ́ máa lọlé. but he came back. ó wá padà wá. so when I saw him. nígbà tí mo rí i. immediately he entered. ní kété tó wọlé. I could smell cigarette. mo bẹ̀rẹ̀ sí gbóòórùn sìgá lára rẹ̀. say man of God. Ah, èèyàn lọ. do you smoke? ẹ mú sìgá ni started crying. ó bá bẹ̀rẹ̀ sí sunkún. ṣe ó ní alàgbà. I have tried everything. mo ti gbìyànjú. he said can you believe. ṣé ẹ lè gbàgbọ́. I just left prayer meeting here. pé mo ṣe kó ń pàdé àdúrà báyìí. and I could not resist buying cigarettes. n sì lè kọ̀ àti ra sìgá. I decided I don't want to do it again. Mo ti pinnu pé mi ò fẹ́ ṣe mọ́. But somebody was smoking in the bus. Ìwé nìkan nínú ọkọ̀ èrò ń mú sìgá. And even though had that smell. Ní kété tó ń gbóòórùn rẹ̀. Lele could smell it. Ní kẹ́lẹ́ tó ń gbóòórùn rẹ̀ báyìí. He down and bought his Òun náà bẹ́ bọ́lẹ̀ ó sì ra tòun. An enemy is blocking all his attempts to be holy. Ọ̀tá kan ń dènà gbogbo ìyànjú rẹ̀ láti gbé ìgbé ayé ìwà mímọ́. Ten. Ìkẹwàá. This passage. Ẹsẹ̀ yìí. He's telling us. Ó sọ fún wa pé. Deliverance and holiness they complement each other. Ìtúsílẹ̀ àti ìwà mímọ́ wọ́n máa ń kéra wọn lẹ́yìn ni. you can't separate them. o lè pín wọn níyà you can't major on one and leave the other. o lè mú kan kó o fi kejì sílẹ̀. if you start a church. o bá bẹ̀rẹ̀ ìjọ. you major on holiness. o gbajúmọ̀ ìwà mímọ́. nothing deliverance. o kọjú sí ìtúsílẹ̀. there will be plenty plenty, plenty of demonic manifestation, demonic intention, demonic activity in that church. Ọ̀pọ̀lọpọ̀ ìfarahàn, ìṣe àti èrò ẹ̀mí èṣù yóò pọ̀ nínú ìjọ náà. And the demon will not fear anybody in that place. Àwọn ẹ̀mí èṣù ò sì ní bẹ̀rù ẹnìkankan bẹ̀. So they complement each other. Wọ́n ń kíra lẹ́yìn. Same way. Bẹ́ẹ̀ gẹ́lẹ́. If you major on deliverance. Ó bá lọ tẹra mọ́ ìtúsílẹ̀ nìkan. there is no holiness. ṣé o sì sí ìwà mímọ́. the people who get delivered. àwọn ènìyàn gba ìtúsílẹ̀. and get reinfected. wọ́n á tún fara kó o padà. by the same demon. látọ̀dọ̀ ẹ̀mí èṣù and the position will now be worse. ipò wọn wà burú sí i. because the demon that left will now go and bring seven others. ìtòrí ẹ̀mí èṣù tó lọ yóò lọ pé méje mìíràn wá. because the one that went through deliverance is back to what he was doing before. nítorí ẹni tó ń ṣe ìtúsílẹ̀ o tó ti padà sí ohun tó ń ṣe tẹ́lẹ̀. and this is what I want you to understand very well. eléyìí ni mo sì fẹ́ kó yé yín dáadáa. people get a lot of deliverance when they go to deliverance ground no makeup no jewelries no uh, weave on nothing they get their deliverance. àwọn ènìyàn nígbà tí wọ́n bá lọ ibi ìtúsílẹ̀ nítorí kò sí àsopọ̀ orí àsopọ̀ ọwọ́ àti tí wọ́n ń so mọ́ra wọ́n tètè rí ìtúsílẹ̀ gbà But immediately after his deliverance, they buy a fresh Brazilian weave a fresh Thailand weave to return again. They bring out the jewels. They bring out wọ́n mú ọ̀dẹ̀ ète wọn náà wọ́n gbé e jáde. And it is very strange. Ó wá jẹ́ ohun àjèjì. That many of those who do these things. Pé púpọ̀ nínú àwọn tó ń ṣe nǹkan wọ̀nyí. Think it makes them beautiful. Wọ́n lérò pé ó ń jẹ́ káwọn rẹwà sí ni No. Irá. You must cases. lọ́pọ̀ ìgbà. it masquerades them. ó ń gbé àgọ̀bọ̀ wọn ni. and makes them artificial human beings. a wá sọ wọ́n di ènìyàn àtọwọ́dọ́wọ́. and then another another thing is this. ohun mìíràn tún ni pé. most cases too. lọ́pọ̀ ìgbà. they are just adding sugar to honey. wọ́n ń bu ṣúgà sínú oyin. sugar to honey. ó ń bu sugar sínú oyin. person is already a beautiful person. ẹni tó ti lẹ́wà tẹ́lẹ̀. you are adding things to it again. ó wá ń fi nǹkan kún. what you are adding to it. ohun tó ń fi kún. sugar inside honey. ó ń fi sugar sínú oyin. sugar inside honey ó fi ṣúgà sínú oyin. why many marriages now break down most most places. ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ń tú káàkiri ń bí káàkiri báyìí. because now Nítorí nísinsìnyí. When you now get close to the woman. Tó bá máa fi wá súnmọ́ obìnrin ọ̀hún. And all the artificials are removed. Tí gbogbo àsomọ́ tó so tí ò wá sí ń bẹ̀ mọ́. And you look at the face again. Tó wá tún ojú rẹ̀ wò. Ó gbà áá. Ah! Blood of Jesus. Ẹ̀jẹ̀ Jésù. Is this the person? Ṣé ògidì èèyàn yẹn rèé? Because we didn't know. Nítorí o tẹ́lẹ̀. Everything was just paraphernalia. Gbogbo rẹ̀ ó kàn gbàgbọ́ wọ ni. Deliverance and holiness ìtúsílẹ̀ àti ìwà mímọ́. they complement each other. wọ́n kíra wọn lẹ́yìn ni. eleven. ìkọkànlá. this passage this same passage. ẹsẹ̀ kan náà. is telling us. ó ń sọ fún wa pé. that fear. ìbẹ̀rù. has its root. gbòǹgbò rẹ̀. in incomplete deliverance. ó wà nù ìtúsílẹ̀ tí ó pé. when somebody is not completely delivered. bí yóò bá gba ìtúsílẹ̀ gbígbé. fear will be ruling the life of the person. ìbẹ̀rù ó máa ṣàkóso ayé rẹ̀. fear will be ruling the life of the person. ìbẹ̀rù ó máa ṣàkóso ayé rẹ̀. and the bible says, for God has not given us the spirit of fear. Ìbéèrè ti wípé nítorí Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ẹ̀rù. But the power of love and of, of, of a sound mind. Àti ọkàn tó yè koro. Twelve. Ìkejìlá. This passage. Ẹsẹ̀ yìí. Deliverance is God's medicine bottle. Ìtúsílẹ̀ jẹ́ ìgò egbògi tọ́lọ́run fún ni. God's medicine bottle. Ìgò egbògi tí Ọlọ́run ní ìtúsílẹ̀ jẹ́. The ministry of Jesus. Iṣẹ́ ìránṣẹ́ Jésù Kristi. Was majorly a minister of deliverance. Ó jẹ́ iṣẹ́ tó kún fún ìtúsílẹ̀. right from the time of the Old Testament. Láti ìgbà májẹ̀mú láéláé. Until we go to the New Testament. Títí ìgbà tàbí dé májẹ̀mú titun. Is then we had demonic manifestation in church. Ìgbà yẹn la ṣètò bẹ̀rẹ̀ sí rí ìfarahàn àwọn ẹ̀mí èṣù nínú ilé ìjọsìn. In church. Nínú ilé ìjọsìn. They confronted Jesus. Wọ́n kọjú sí Jésù. Ah. We have been in this church since. Nobody is disturbing us. Now you are here. So wá débi. leave us alone. Leave us alone. Leave us alone. We know who you are. Àmẹ́ni Although these people these people our pastor everybody. Ó ti They will not know you. Wọ́n We know who you are. Jesus Christ the son of God. Wọ́n ni Jésù Kristi And Jesus said keep quiet. Jésù Kristi You say, shut up and get out. The temple. In the temple. Deliverance is God's medicine bottle. Thirteen. Deliverance is the children's bread. Bread for children. It's not for unbelievers. Kì í aláìgbàgbọ́. Deliverance is not for unbelievers. Ìtúsílẹ̀ ò sí fáwọn aláìgbàgbọ́. It's for children of God. Àwọn ọmọ Ọlọ́run ló wà fún ti àwọn ọmọ rẹ̀ ni. Fourteen. Ìkẹrìnlá. This passage is telling us. Ẹsẹ̀ yìí ń sọ fún wa. That serving God wholeheartedly. Pé sísin Ọlọ́run tọkàntọkàn. Is impossible. Kò ṣeé ṣe rárá. Without being delivered. Láì jẹ́ pé èèyàn gba ìtúsílẹ̀. That's what it's telling us. Ohun tó sọ fún wa nìyẹn. Fifteen. Ìkàrìndínlógún. that we get from this passage. Is that the enemy you did not defeat. May continue to pollute your life. Ó lè tẹ̀síwájú láti máa kó àdàlù gba ayé rẹ. you left them undefeated. òbí wọn sílẹ̀ o ṣẹ́gun wọn. so they keep polluting your life. máa máa wá kó àdàlù bá rẹ. sixteen. ìkẹrìndínlógún. is in our popular saying the mountain of fire. ó jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ. if we do not stop the enemy. bí yóò bá dá ọ̀tá dúró. the enemy will definitely stop. láì ṣe àní-àní ọ̀tá yóò dá ọ dúró. seventeen. ìkàtàdínlógún. this is telling us. eléyìí ń sọ fún wa. that deliverance is like you want to go and plant in the forest and you are clearing the bush. ìtúsílẹ̀ dàbí ẹni tó fẹ́ lọ ṣọ̀gbìn nínú igbó tó wá ń tu ilẹ̀. if you clear if you plant something in a bush. tó bá gbìn nǹkan sínú igbó. it will grow. á but it will do a lot better if you clear the bush. gbọ́dọ̀ kò bá dá sí tó bá tu ilẹ̀ náà. so deliverance is clearing the bush. ìtúsílẹ̀ jẹ́ ríro oko nínú igbó. to favour plantation. kó ba lè fàyè gba irúgbìn tí ó wù dáadáa. eighteen ìkejìdínlógún. deliverance sets us free enough to serve God well. ìtúsílẹ̀ á tú wa sílẹ̀ dáradára ká a bá lè sin ọlọ́run dáradára. to serve him well that's what you read in this passage. òtàríkà nínú ẹsẹ̀ àyọkà yìí nìyẹn. then nineteen. ìkọkàndínlógún. deliverance sets us free. ìtúsílẹ̀ á tú wa kúrò. To serve God all the days of our lives. Ìtúsílẹ̀ yóò tú wa sílẹ̀ ká bá lè sin Ọlọ́run ní gbogbo ọjọ́ ayé wa. Not temporary Christian. Kì í ṣe Kìrìsìtẹ́nì ìgbà díẹ̀. Christian today unbeliever tomorrow. Kì í ṣe Kìrìsìtẹ́nì lónìí aláìgbàgbọ́ lọ́la. And twenty ogún lack of deliverance can cut short your life. Àìní ìtúsílẹ̀ can cut short your life. this is what this scripture is telling us. and this is a very serious matter. what this scripture is saying. Jesus has come to save to heal and to deliver. because he knows. there is a raging war against man. and the devil is highly strategic in waging that warfare. Júù sì ní ète àti àyínìke tó fi jẹ́ òkò. The devil is far more rugged than most believers. Èṣù ó múnádóko ní ogun jíjà ju ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lọ. In the last days. Ní òpin ọjọ́. The raging warfare will get tougher. Ogun tó ń jà yóò le sí i. Believers will have to fight battles on daily basis. Onígbàgbọ́ yóò nílò láti ja ogun lójoojúmọ́. And this battle will sometimes test our strength. Nígbà mìíràn ogun wọ̀nyí yóò sì máa dán bí agbára The enemy will wage war in the body, wage war in the world, wage war in the mind. Ọ̀tá yóò gbógun ní eh, àgọ́ ara, yóò gbógun nínú yóò gbógun nínú ayé. And if you fail to fight, you make yourself a victim. Bó bá sì kọ̀ tó ó dẹran jẹ. This is why we must take deliverance prayers very seriously. Ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ fi ọwọ́ tó ṣe gíríkì mú àdúrà ìtúsílẹ̀. Take it very seriously. A gbọ́dọ̀ mú gẹ́gẹ́ bí ohun ọ̀kúnkúndùn. And you must know that God has a reason. O sì gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ní ìdí kan pàtó. For connecting you to a place like mountain of fire. Tó fi sí ọ̀pọ̀ mọ́ ibì kan bíi When you engage in that deliverance. Nígbà tó bá kópa nínú ìtúsílẹ̀ yẹn. You hunt down. Ó mú balẹ̀. and destroy destructive habits. Ó sì pa àwọn ìwà apanirun. It is deliverance. Ìtúsílẹ̀ ni. When you engage in that deliverance. Nígbà tó bá kópa nínú ìtúsílẹ̀. You will deal a death blow. Ó lù lálùpa. To the idols of your family life. Àwọn òrìṣà ilé bàbá rẹ̀. When you engage in that deliverance. Nígbà tó bá kópa nínú ìtúsílẹ̀. It completely releases you from the group and powers of household wickedness. Yóò tú ọ sílẹ̀ pátápátá kúrò nínú ìgbámú àti lábẹ́ agbára It will completely erase your name from contrary and writing by the blood of Jesus. Yóò fi ẹ̀jẹ̀ Jésù yọ orúkọ rẹ pátápátá kúrò nínú àwọn àkọọ́lẹ̀ tó lòdì. to start deliverance and will spoil those who are trying to spoil you. ìtúsílẹ̀ yẹn ni ó ba àwọn tó fẹ́ bà ọ́ jẹ́. this is that deliverance that will disallow the sun from smiting you by day or the moon by night. ìtúsílẹ̀ yẹn ni ò jẹ́ kó rùn kó lù ọ́ ní ìgbà ọ̀sán tàbí òṣùpá ní ìgbà òru. it is after that deliverance many people will find their place in the market square of life. nígbà èlé lẹ́yìn ìtúsílẹ̀ yẹn ni ọ̀pọ̀lọpọ̀ yóò tó rí àyè tiwọn ní ọjà ayé. tonight. láṣálẹ̀ yìí. I want you to connect to that God of holiness and deliverance. mo fẹ́ kó o so pọ̀ mọ́ Ọlọ́run ìtúsílẹ̀ without which possession your possession will be difficult. láìsí yẹn àti ní ìní rẹ kò ní ṣeé ṣe. tonight. láṣálẹ̀ yìí. If you are not born again, surrender your life to Jesus. Bó o bá ti di àtúbí, fi ayé rẹ fún Jésù Kristi. And then secondly, lẹ́yìn yẹn, make sure rí i dájú pé that you pray these prayers as the book of Matthew describes. O gba àwọn àdúrà tí ìwé Matthew ṣàlàyé rẹ̀. As from the days of John the Baptist. Láti ìgbà ọjọ́ Jòhánù Baptist. Until now. Títí ó fi di ìsinsìnyí. the kingdom of heaven suffer violence. Ọlọ́run di ìfi agbára wọ̀. And the violent take Àwọn alágbára sì ń fi ipá gbà á rise to your feet now. ẹ dìde dúró báyìí. and all eyes closed. gbogbo a sì díjú wa. I have already announced to you. mo ti kéde fún yín. that the prayers we are going to be praying now. kí àwọn àdúrà tá fẹ́ máa gbà nísìnyí. they are deep and serious deliverance prayers. wọ́n jẹ́ àdúrà ìtúsílẹ̀ tó jinlẹ̀ tó sì le. And you must not joke with them. O sì gbọ́dọ̀ fọ yẹpẹrẹ mú wọn. Rise to your feet now. But you see if you are here tonight. Ìgbọ́n bó bá not born again. You have not just surrendered your life to Jesus. O Do so very very quickly now. Yàrá By saying what I am going to say after. Nípa So father. Pé bàbá. In the name of Jesus. Ní I come before you now. Mo Like Jesus. Jésù Come into my life. Ẹ̀wọ̀n Take control of my life. Ẹ In Jesus name. Ní Amen. Amen. You said that short prayer with me. Immediately we close. Find a way to the altar here. So that we can pray more with you. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. As we pray this first prayer, if you are in this meeting tonight, you did not dream. It was physical. lójúkojú ni. you actually saw a dead relative in your family. orí ìbátan kan nínú ẹbí yín tó ti kú. this the spirit of the dead person appeared to you physically. ẹ̀mí ẹni tó ti kú ọ̀hún farahàn ọ́ lójúkojú. and you saw it. o sì rí. the implication of that. ìtumọ̀ yẹn ni pé. that there is a covenant májẹ̀mú kan bẹ. between you. láàrin ìwọ. and that dead person. àti ẹni tó ti kú yẹn. quickly find a way to this altar. kíákíá máa bọ̀ wájú pẹpẹ. and pray the way you have never prayed before. kò sì gbàdúrà ní bó ṣe ti gbàdúrà rí. you must get rid of the sweet of the grave. o gbọ́dọ̀ lé ẹ̀mí ìsàkú yẹn dànù. so that they stop controlling your life. wọ́n má bàa ṣàkóso ayé rẹ mọ́. this is a very serious situation. ọ̀rọ̀ tó lé ní ọ̀rọ̀ yìí. And it's a situation where you must not joke with. Ó sì jẹun tó o gbọ́dọ̀ fọ yẹpẹrẹ mú. It's a situation where you must not negotiate. Ó jẹ́ ọ̀rọ̀ tó o gbọ́dọ̀ dúnadúrà nípa rẹ̀. Open your mouth and shout it loud. Lẹ́nu rẹ kò kígbe lé ìlówó òkè. Whether you are the altar or not does not matter. Ó yóò wà wọ́n ajú pẹpẹ àbí bòmí ló wà kò ní fi ṣe o. Battles. Ogun. Are to waste my destiny. Tí wọ́n rán pé kó fàyàn mọ́ mi ṣòfò. I bury you now. Ọ̀gá àgbè báyìí. In the name of Jesus. Jesus. In Jesus' name we pray. Everybody here tonight, I, I beg you. This next prayer. àdúrà tó kàn yìí. lose your temper. ẹ bínú gidigidi. the holy ghost has to pray. nínú ẹ̀mí mímọ́ níbẹ̀ ó ti gbà á. powers. agbára. assigned to convert my honour to insult. tí wọ́n rán pé kó sọ iyì mi di ẹ̀sín. can you shout it loud. ẹ kígbe rẹ̀ lóhùn rárá. Is that the loudest you can shout? Wherever you are, if you are, in the name of Jesus. Amen. Amen. Deliver me. Deliver me. Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Five enemies to battle now. Ọ̀tá márùn-ún la fẹ́ gbógun tì báyìí. It's dangerous to keep quiet. Ó léwu láti panumọ́ lákòókò yìí. You call on some weapons now. Ó ké pe àwọn ohun ìjà kan báyìí. Rain of affliction. Òjò ìpọ́njú. Fall upon my stubborn enemies. Bàálé àwọn ọ̀tá mi olórí tuntun. In the name. Jesus, orúkọ Jésù. Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Number two enemy. Ọ̀tá kejì. Drinkers of blood. Mújẹ mújẹ. Are against me. Tí wọ́n yàn lòdì sí mi. Drink your blood and die. Wọ́n jẹ́ ara rẹ̀ kó kú. In the name of Jesus. Ní Jésù. Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Three. Ìkẹta. Every charm. Gbogbo ogun. Assigned to attack my life. Tí wọ́n rán pé kó gbógun tayé mi. Can you shout this loud? Ẹ̀kígbe rẹ̀ lówó ke. Attack your owner. Gbógun tolúwa rẹ̀. In the name of Jesus. Ní orúkọ Jésù. It's happening, it's happening, it's happening. Ó ó In Jesus name we pray. Lord, Jesus. Number four. Occultic powers. Agbára òkùnkùn. Organize against me. Tí wọ́n ṣètò rẹ̀ lòdì sí mi. Destroy yourself. In the name of Jesus. Lórúkọ Jésù. Yes. Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. This next prayer. Ètò kan yìí. It's a, a strange and strong power to deal with. Agbára àjèjì. Say it. Lágbára la gbọ́dọ̀ gbogbo put. With no compromise. Sọ gbàá láì gbọ̀jẹ̀gẹ́. Power. Agbára. Of delay. Ìdádúró. I am not your candidate. Èmi kì í ṣẹ́ni rẹ. Dé. In the name of Jesus. Orúkọ Jésù. The power of delay. Agbára ìdádúró. Bẹ́sẹ̀tẹ̀ ni kàtẹ́yà. Ìkàyà bá rí In Jesus. Jésù la gbàdúrà. A seven fold ever. Àmì méje. Quickly bring out your tithes and your offering for this meeting. Ẹ mú ìdá mẹ́wàá àti ọrẹ yín fún ìpàdé tòní jáde. Father, we thank you for the tithes and the offering. Bàbá àdúpẹ́ lọ́yìn fún ìdá mẹ́wàá àti ọ̀rọ̀ wọ̀nyí. Good measure present falling over. Òṣùwọ̀n dídára tá a kì mọ́lẹ̀ tó ń ṣẹ́ sílẹ̀. Let's pray our lot in the name of Jesus. Ẹ ṣe ní ìpín wa lórúkọ Jésù. Lay your hands upon our lives. Ẹ dá owó ilé ayé wa. Thank you, Heavenly Father. Adúpẹ́ bàbá wọ̀run. And as many people as our brother first fruit offering here. Gbogbo ìyẹnu tó mú ọrẹ àkọ́sọ ohun wá sí ilé mi. Multiply back to them trillion times. Ẹ̀sọ́ ni púpọ̀ fún wọn ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́. In the name of Jesus. Lórúkọ Jésù Kristi. Thank you, Heavenly Father. Adúpẹ́ bàbá wọ̀run. in the name of Jesus. You can drop your tithes and offering the bag. But if you have a first fruit offering to give, you have to come to the altar. Ṣùgbọ́n Put it in the ark the front. Thank you Jesus. Shout hallelujah. A louder hallelujah. By the grace of God, the MFM Women's basketball team is recruiting players for the new season. If you are a player and you are, in, you are interested in joining the women's basketball team, please contact the director of sports or drop your application with your phone numbers in the sports office at the international headquarters Purple House. Praise the Lord. This is to inform all members who have the call of God to work in the campus fellowship arm of the ministry. That you can see the leadership of the campus fellowship immediately after the service today or after the service on Sunday at Alaba Meiji House. Interested members must have served in M- any MFM campus fellowship whilst they were students. God bless you in Jesus' name as we listen to the choir ministration. life.

Thank you. cannot be so worried. And our love is taking away. You know the little thing can't continue to go astray. If you're healed that hold of Jesus, you can save me. I tell Jesus so much. You cannot be so worried. And my love is taking away. You know the little thing can't continue to go astray. If everything that a hold of Jesus in the it. I tell Jesus so much. Oh, oh, I tell Jesus so much. I tell Jesus He's with me all the time. I can go to with in prayer. I love my God until I made a man. I tell Jesus so much. Let's bring out our manna water now. Father, in the name of Jesus. Let that amen roar like thunder. Father, in the name of Jesus. Father, we lift up our manna water unto you. Let your power, your glory, your mightiness, your strength, your anointing flow into this water in the name of Jesus. Everywhere this water shall be encountered. Let there be manifestation of the power of God. In the name of Jesus. I declare right now that this water ceases to become ordinary water. It is water of fire and power. Water of deliverance and glory. I sanctify, consecrate, dedicate this water. the name of the Father, the name of the Son, the name of the Holy Spirit. Let the authority of ease enter into this water in the name of Jesus. Let the water shake down every stronghold of darkness. In the name of Jesus. Thank you, Heavenly Father. In Jesus' name we pray. The Lord blesses you from Zion. Make his face to shine upon you. And be gracious unto you. Father, all the prayer requests are answered by fire. Lay your hands upon our lives. Thank you, Heavenly Father. In Jesus' mighty name we pray. Let us share the grace and fellowship. The grace of our Lord Jesus. God the sweet of the Holy Spirit be with us now. Surely, goodness and mercy, all the days of our life, we shall dwell in the house of the Lord forever and ever. Seven Gola defeating Hallelujah. Let's go. Hallelujah,